إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وعلى وأصحابه وسلم تسليما كثيرا أدوك فرابا سبحانه وتعالى أترى عليكم كاتك فون النبي محمد صلى الله عليه وسلم àwọn ará alé rẹ̀ àwọn sàábé rẹ̀ àti gbogbo ẹni tí ó máa tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayé ò ní fi jáyé má kọlọ̀wọ̀n bá subhanahu wa ta'ala kó ṣe wá ní ọ̀kanú àwọn olóríire tí ó wà nínú wọn tíra tí a ń bá lọ òun náà ni tíra Aqidatu Raziyayn tí wọ́n gbà wá látọ̀dọ̀ olùmọ̀lá méjì nínú àwọn olùmọ̀sílám Abu Zur'ah àti Abu Hatim ọmọ Abu Hatim gbà wá látọ̀dọ̀ àwọn méjì so a ti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ń pa kí ló gbọ́dọ̀ jẹ́ kí ni ó gbọ́dọ̀ jẹ́ àdìsọ́kàn mùsùlùmí àdìsọ́kàn ẹni tó fẹ́ tẹ̀lé annabi sallallahu alaihi wasallam nípa Qur'an wọ́n ti wájé kó yíwa pé nípe wa man za'ama anna al-Qur'ana makhluqun fahuwa kafirun billahi al-azim kufran yankulu anil millah wa man shakka fi kufrihi mimman yafhamu fahuwa kafirun ilé ya sì ti ká a sheikh Ubaid sheikh obaid aljabiri àti ká àlàyé wọn nínú takhilul aynain àti ká fún wa lẹ́kùn rẹ̀ a sì ti sàlàyé rẹ̀ náà fún wa ibi tá ti bẹ̀rẹ̀ lónìí òun náà ibi tí abu hatim àti abu zur'a ti sọ pé wa man shakka fi kalamillah azza wa jal ẹn tó bá wá ṣe yè méjì nípa ọ̀rọ̀ ọlọ́wọ́ ba fa waqafa shakkan fihi ó wá ṣe kí ni ó wá ṣe waqfu ó ṣe wákfù ṣákan fíhì in tó sì jẹ́ kó ṣe wákfù yìí òun náà ni wípé kí ni ó ń ṣe yèbéjì ń pa rẹ̀ ni in tó jẹ́ kó ṣe wákfù nípa pé ṣe Qur'an ṣẹ̀dá ni àbí kí ṣẹ̀dá so in tó jẹ́ kí ó dúó kó dúó tí ó sọ pé a Qur'an kò sọ pé Qur'an kìí ṣẹ̀dá Ọlọ́run Ọba ìtàn pè ní wákùfù ni níbi Qur'an àwọn wákífà àwọn mutawakífà so àwọn ahlul waqf wala taku fil Qur'ani bil waqfi qa'ilan so wọ́n a ọmọ Abu Hatim ibn Abi Hatim ó gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ àtàfà rẹ̀ pé àwọn méjì ń tán ní gbogbo àwọn ìlú in tán bá wọn fà lórí ẹ̀nà ni pé kíni wa man shakka fi kalami Allahi azza wa jal ẹn tó mú bá ti ẹwà ń ṣeyè méjì nípa ọ̀rọ̀ Ọlọ́run Ọba tó sì pé Qur'an náà wà nú ọ̀rọ̀ Ọlọ́run Ọba fa waqafa shakkan fihi ó wá ṣe wákúfù ń bẹ̀ àti ó dúó ó dúó lẹ́ni tí ó sọ pé Qur'an ní ṣẹ̀dá Ọlọ́run Ọba kò sọ shakkan fihi lẹ́ni tí ń ṣeyè méjì yaqulu ó wá ń sọ pé la adri makhlukun aw ghayru makhlukin ó wá sọ pé èmi ò mọ̀ bóyá makhlukun ni àbí kẹ́ ṣe makhluk fahuwa jahmiyun irú ẹni báyìí jahmi ni ó ní a èmi ò mọ̀ bóyá makhlukun ni àbí kẹ́ ṣe kíni kẹ́ ṣe makhluk fahuwa jahmi wa man waqafa fil qur'ani jahilan wọ́n ní ẹn tó bá wá ṣe pé kíni ẹn tó wá ṣe pé òun ṣe wákúfù níbi Qur'an òun ṣe wákúfù níbi Qur'an that is kò ṣàlàyé ní pé a ah, Qur'an o kèé ṣe ẹ̀dá Ọlọ́run Ọba àbí kò sọ pé kèé ṣe ẹ̀dá Ọlọ́run Ọba ó kàn ṣe wákúfù náà ni jahilan ó ṣe ní kíni láláì mọ̀kan kèé ṣe ṣákan wọ́n ní ulim irú ẹni báyìí wọ́n kọ́ wà bó dẹ̀ so wọ́n ṣe kí ni wọ́n bá dáa rẹ̀ wọ́n pè ló ń bí dáa wà láàmì yóò káfàr ṣùgbọ́n wọ́n ní pé ní kèfèrí so ẹwọ nkẹba ẹ wo bí àwọn ọ̀rọ̀ yìí bó ṣe clear tó clear dáadáa láti táìmù Abu Hatim àti Abu Zur'a ní pé ní táwọn bá àwọn olùmọ̀ lórí ẹ̀ òun náà ni pé ẹni tó bá ń ṣe iyèméjì nípa ọ̀rọ̀ náà ọba ومن man shakka كلام الله tí ń ṣe méjì nípa ọ̀rọ̀ Ọlọ́run فيه fa waqafa shakkan fihi ó wá dúó ó ṣe wá kúfù ń pa kalam ọ̀rọ̀ that is kò sọ pé kèése dá ó kàn sọ pé kalamullah but ìsọ tó sọ yìí shakkan fihi ẹni tí ń ṣe méjì ni yaqulu la adri makhluqun aw ghayru makhluq ni wọ́n sọ pé èmi ò mọ̀ bóyá kèése dá àbí èsẹ̀dá dákùn fi mílẹ̀ that is ìsọ pé èmi ò mọ̀ bóyá kèé ṣẹ̀dá àbẹ́dá ni àti ọ̀rọ̀ Ọlọ́run Ọba èmi ò mọ̀ bóyá ọ̀rọ̀ Ọlọ́run Ọba ẹ̀dá ni àbí kèé ṣẹ̀dá ìsọ́ rẹ̀ yìí kèé ṣe ìsọ́ ta ìmọ̀kẹ́ oyé ìsọ́ ti kíni ti ìgbéraga ni àti ìsọ́ ta ìfẹ́ gbòdodo ni kíni dí torí pé lẹ́yìn rẹ̀ wọ́n ní wọ́n ní wa man waqafa fil Qur'ani jahilan ẹn tó bá wá ṣe Qur'an tó yẹ pé ó ṣe ulima wọ́n kọ lódodo wà buddi'a wọ́n sì pé ló ń bídá wà lam yukaffar ṣùgbọ́n wọ́n ní pé ní kèfèrí so aláàkọ́ tó ń ṣe ṣákúnbẹ̀ òun wọ́n jẹ́ jahmi fahuwa jahmi sheikh ubaid rahimahullahu ta'ala wọ́n fẹ́ sàlàyé abalayi wọ́n ni hadhihi masailu mutafarri'a wọ́n ni àwọn alamari àwọn ọ̀rọ̀ ìmà tó sì pé ó jẹyọ ni tó a tó jẹyọ jáde anil asli sabiq látara ìpìlẹ̀ tó ti síwájú ìpìlẹ̀ tó síwájú náà ní pé kíni Qur'an kalamullahi ghayru ghayru makhluq ghayru makhluq so nínú àwọn a nǹkan tó wá jẹyọ látara rẹ̀ òun náà ni mas'ala yìí mas'ala ashakku fi kalamillah wal waqfu fi kalamillah sheikh ubaydi ni hadhihi masailu mutafarri'atun anil asli sabiqi nafsihi wani ala àwọn àlámọ̀rí àwọn àlámọ̀rí mai ó jẹyọ látara ìpìlẹ̀ tó ti síwájú fúnra rẹ̀ wa huwa takfirul qa'ilina bi khalqil qur'an òun náà ní kí ẹ máa pè ní kèfèrí àwọn tó máa ń ṣe kí ni àwọn tó bá ń sọ pé qur'an ni wa hadhihi al-mas'ala ṣé wá rí eléyìí gangan tó wà lábẹ́ yìí tó wà ní abala yìí tata'allaqu bil-waqifa ó ní ṣe pẹ̀lú àwọn kíni al-waqifa Sheikh Ubaydi ni wa yuqalu al wọ́n tún máa pè wọ́n ní al-waqifiyya wa yuqalu wọ́n tún máa ń wọ́n ní kíni wọ́n ní ṣe ráwọn mutawakifa yìí yadbituhum dabitun wahidun in tí yíò fi dè wọn mẹ́lẹ̀ àbí in tó ṣe wọ́n yàtọ̀ in tí yíò fi dá wọn mà in tí yíò fi mọ̀ pé àwọn wakifa ni àwọn táwọn tẹ́ sọ pé Qur'an makhluku ni so àwọn wakifa ni in tí ó dá wọn yàtọ̀ aw qa'idatun wahida àbí òfin kanáà ló sí àwọn yàtọ̀ wa hiya òun náà lọ́rọ̀ wọn tán sọ pé kíni alkùránù kalamullah òun náà ni pé wọ́n sọ pé kùrán ọ̀rọ̀ Ọlọ́run bá ní wàlá adìrí makhlukun au ghayru makhlukin ṣùgbọ́n mi ò mọ̀ bóyá ẹ̀dá ni àbí kèése kíni kèése dá wọ́n sọ kíní ní ìsọ kíní ti gbéraga àti tàìfẹ́ gbàdodo kèése ìsọ ti àìmọ́ oyé tó ti yé báyìí wọ́n ni wahadha alqa'ilu wọ́n ni ẹ̀rẹ́ni tí ń sọ léyìí khalafa ahla súnnà ó yapa àwọn onísúnnà bal yálà khalafa alkitaba wa súnnà ó yapa tírà Ọlọ́run Ọba àti súnnà nabi sallallahu alaihi wasallam wa ijma'a ahli súnnà àti àpanupọ̀ àwọn onísúnnà fa inna hadhihi al-adillata thalatha torí àwọn ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí kullaha gbogbo ẹ̀ mutadafiratun gbogbo ẹ ṣe kí ni gbogbo ẹ kójọpọ̀ ala annal qur'an lórí pé qur'an o kalamullahi ghayru makhluk ọ̀rọ̀ Ọlọ́run bá tí è ṣe dáni wa hadha al mukhalifu ala darbayn ẹni tó wá yapa yìí tó ṣe wákùfù yìí àwọn ẹni tó jẹ́ wákífà yìí tó wà nínú àwọn wákífà ìpín méjì náà sí ìran méjì náà sí ahaduhuma aláọkọ́ man waqafa shakkan fi kalamillah ẹni tó bá ṣe waqfu that is tí ó sọ pé Qur'an kò sọ pé Qur'an kò kí ń ṣe ẹ̀dá Ọlọ́run Ọba kò sọ gbólóhùn yìí pé ah Qur'an kò kí ń ṣe ẹ̀dá Ọlọ́run Ọba ọ̀rọ̀ Ọlọ́run Ọba tí è ṣe ẹ̀dá ni kò sọ ó wá ṣe léyìí ó ṣe waqfu aw ghayru makhluqin àbíkẹ́ ṣẹ̀dá wa huwa ya'lamu ẹni yìí sì ma annal qur'ana kalamullah ó sì ma pé qur'an ọ̀rọ̀ Ọlọ́run bá ni wa annahu ala khata òun náà sì ma pé tó ń sọ yìí àṣìṣe ni oye fahadha yubadda eléyìí yóò jẹun bid'a yuqalu lahu anta jahmiyun mubtadi'un dallun oye èyàn sọ fún pé ìrẹ jahmi ni ọ mubtadi' ni ọ ẹni annu ni ọ li anna hadha torí pé eléyìí tó ṣe yìí maslakul jahmiya ojú ọ̀nà àwọn jahmiya ni faminhumu alladhina yusarrihun in bẹnu wata ma ń lámẹ́lẹ̀ wọ́n ma ń lámẹ́lẹ̀ pé kíni ah ní pé ní pé ẹ̀dá Ọlọ́run Ọba ni oye oh, so in bẹ̀nà àwọn jahmiya ta ma ń sọ rọ́ha pẹ̀lú rẹ̀ ta ma ń lámẹ́lẹ̀ wa minhumul ladhina yushakkikun in sì bẹ̀nà wọn ta ma ń ṣe yẹ̀méjì wọ́n ni faqad qama al-dalilu ẹ̀rí sì ti dúó ala anna kalama Allahi sifatun lah ní pé ọ̀rọ̀ Ọlọ́run Ọba ìròyìn rẹ̀ ni o laysa bi makhluqin kìí sẹ̀dá fayubadda'u man hadha haluhu wọ́n pè ló ń bídá ẹni tó bá ṣe pé ìṣesí rẹ̀ lélẹ̀ wa yuqalu huwa jahmiyun wọ́n sì sọ pé jahmi ni so ẹ má jẹ́ ojú ọyìn lójú àwọn ẹlòmí tí alimama ahmad rahimahullahu ta'ala tí wọ́n pè ní kíni tán pè ní jahmi nínú àwọn èèyàn tó ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń gbà pé ó ń súnnà níwá àmá ìkẹyọ kan tí wọ́n ṣe òun náà ni pé kíni wọ́n kàn sọ pé al kalamullah wọn fi kíni wọn fi gọ́yìrù makhluku sí eléyìí lásìkò fìtínà lásìkò tí nǹkan gbóná à eléyìí wọn igbarú ẹ̀ so wọn igbarú ẹ̀ so in ti ahlus sunna wal jama'a tí wọ́n sì dúólé lórí dìgbàtà wà yínà ní pé alkùránù kalamullahi gọ́yìrù makhlukin oye okay? so alkùránù kalamullahi ghayru makhluqin in kí a tí alimama ahmad wà lórí ẹ̀ so minhu bada'a wa ilayhi ya'ud ọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ọba náà ni ó sì kíni ni ó sì padà sí yàtọ̀ sẹ́ni tó ń sọ pé nǹkan tí al-Karabisi so tí ń pera rẹ̀ oníbídá ní kèése oní hadithi tí ń sọ pé in tí alkarobi sí wà lórí ẹ̀ láàfin jọ́sìn fọ́lọ̀wọ́ bá ó sì dá ìgbìyànjú imama ahmed nù ó sì tẹ́mbẹ́lẹ̀ ìgbìyànjú àwọn súnnà àti ìdósísí against àwọn èèyàn tó sọ pé kíni against àwọn èèyàn tí wọ́n tako òdodo ẹwùn kẹbáyìn so àwọn imama ahmed gbélé lọ́wọ́ àwọn èèyàn kódà àtàwọn súnnà wọn ò gbá ọgbọ́dọ̀ torí pé àwọn jahmi àwọn kílòkọ rẹ̀ àwọn jahmiya náà àwọn náà ò gbá àwọn náà ò gbá nǹkan mí lọ́wọ́ àwọn súnnà àyàfi kíni àyàfi kúfùrù àtànù ẹmọ òun kẹwọn ìbàtà àwọn jahmiya ìbàtà àwọn mu'tazila tí wọ́n ń dá àwọn lásìkò ta abdullahi ibn harun ar-rashid kí ni lákọ̀bù rẹ̀ al-ma'mun oye so lásìkò rẹ̀ nígbàtí wọ́n dá àwọn èèyàn wò tí wọ́n fi yájí àwọn èèyàn àwọn náà ṣe kí ni àwọn náà ò gba nǹkan mẹ́ àyàfi kúfùrù lọ àwọn èèyàn sọ pé Qur'an makhlúkù ni kúfùrù náà gbà lọ́wọ́ àwọn èèyàn ìbàtọ́lọ́wọ́ bá wá ara súnnà lọ́wọ́ ìwò wá fẹ́ tún wá sọ nǹkankan ju nǹkan tó wà láàrin lọ so àwọn súnnà náà ò ní gbà kankan lọ́wọ́ rẹ̀ àyàfi nǹkan tó bá jẹ́ kíni tó bá ran súnnà lọ́wọ́ pátápátá yálà alásìkò fitna ni àbí kéye sásìkò fitna àbí fitna yẹn ti wá padà tán ahlu súnnà ti wá sí kíni wọ́n ti wá dúó lórí nǹkan ìwọ́ wá ń sọ nǹkan míì tó yàtọ̀ sí pé ẹyin tèmi rí pé kẹ́ má sọ náà ni kó má fi dá wàhálà lẹ̀ ẹkàsá sọ ní táìmù wa taari tèmi rí ẹkàsá má pé Qur'an kalamullah òun náà ló dájú òun náà ló dájú

ní pé àtàwọn àṣáyọ́rọ̀ àtàwọn kùlàbíyà àtàwọn mọ̀tẹ́sílà gbogbo wọn jahmi ni wọ́n gbogbo wọn jahmi ni wọ́n kódà bó ṣe pé àwọn àmì inú wọn ṣe kèfèrí yàbí sẹ́kù bẹ́ẹ̀dì náà ṣe ń sàlàyé fún wọn bí báyìí wọ́n ni fayubadda man hadha haluhu ẹni tó bá ṣe pé ìṣesí rẹ̀ lélẹ̀ wọ́n walau kana sahiba salah kódà kó ṣe pé ni tí ń kírun ni wa sahiba siyam ẹwọ ẹni tí imam ahmad sọ ń parẹ̀ náà so tí ma gbàgbé ahmad ibn salih kọ́ ni ìkannú àwọn àgbàfà aládìs tó kó musnad jọ 30 volumes musnad ló kó jọ 30 volumes musnad ló kó jọ ìgbà tó sì refuse ìgbà tó kọ̀ òun náà ṣe wákùfù Eh, Imam Ahmad sì wọ́n àwọn èèyàn against rẹ̀ kò sí kankan mi jù yẹn lọ kò sí kankan mi tó ṣe jù yẹn lọ o ní kò sí sí kò mọ́sílẹ̀ rẹ̀ kèése táwọn èèyàn mama olùmọ̀ àdíìsì táwọn èèyàn gan ma ń gbọ́lá fún lórí àwọn ahlùsúnnà tó pọ̀ nípa hifdhu rẹ̀ nípa àmà rẹ̀ àmọ́gbà tó kọ̀ níbi fitna ẹyọ kamáì láti dúó síbi táwọn súnnà dúó wọ́n ìsẹ́kíni wọ́n sì wọ́n against rẹ̀ Doni ní ìmúsùnà dẹ̀rẹ̀ ìsìn táwọn yẹn ma ń sọ mọ́ tẹbákan sọ tẹbákan katari jama wọ́n kàn mọ́ ẹ̀kàn sọ pé àwọn ó kọ musnad 30 volumes musnad ló kójọ àgbàfà aládìsìn síbẹ̀síbẹ̀ Imam Ahmad sí kìlọ̀ against rẹ̀ àwọn èèyàn sì pàtí ó sì dẹni táwọn èèyàn mọ́má láyé lónìí so Sheikh Ubaydi ní fayubadda'u man hadha halu ẹn tó bá ṣe pé ìṣesí rẹ̀ lélẹ́ kò fẹ́ sọ táwọn súnnà ń sọ kò fẹ́ sọ òdodo wọ́n ni wáyú àà wa yuqalu huwa jahmiyun a sọ pé jahmini wa in kana sahiba sunnatin fi umurin ukhra kódà kó jẹ́ un sunna níbi àwọn alamari yòókù walau kana sahiba sala kódà kó jẹ́ ni tí ma ń kírun wa sahiba siyamin kó jẹ́ ni tí ma ń gbàwẹ̀ wa sahiba zakatin kó jẹ́ ni tí ma ń ṣe kíni tí ma ń yọ zaka wa sahiba hajjin wa umra kódà kó jẹ́ ni tó ma ń ṣe hajj àti umra wa barran liwalidayhi kódà kó jẹ́ olùṣe dáadáa sí àwọn òbí rẹ̀ wa wasilan li rahimihi kódà kó jẹ́ ni tí ma ń so okùn ẹbí rẹ̀ wa muwahidan lillah kódà kó jẹ́ ni tí mú Ọlọ́run Ọba lẹ́yọ̀ kan ṣoṣo azza wa jalla wa yamqutu shirka wa ahla kódà kó kórìíra àwọn ẹbọ àtàwọn ẹlẹ́bọ li anna ahla súnnà torí pé àwọn súnnà o indahum qa'ida àwọn súnnà ní príncipù kan lọ́dọ̀ wọn wọ́n ní òfin kan lọ́dọ̀ wọn wàhíyà òun náà ni wípé anna rajula ní pé èèyàn o èèyàn kan o la yakunu sahiba súnnà kò ní máa jẹun súnnà hatta yada albida'a kullaha àfìgbà tó bá tó fi gbogbo bídà alẹ́ wa ti kú sunnati kulliha kó sì fi gbogbo súnnà nílẹ̀ oye that is kó gbogbo bídá alẹ́ kó sì fi kíni kó fi gbogbo súnnà nílẹ̀ oye in tán gbà lérò pẹ̀lú pé kó fi gbogbo súnnà nílẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ òsúlù ẹ̀sìn táwọn pàpà pé òsúlù àwọn àkídà súnnà kó gbogbo ẹ̀ nílẹ̀ ẹ̀ ọ̀kankan rẹ̀ fama dámat indahu bid'atun wahida lópin ìgbà tó bá sí pé bídá ẹyọ kan wà lọ́dọ̀ rẹ̀ wọ́n ni ya'lam annaha bídá tó sì mọ̀ pé bídá ni fahuwa mubtadi'un dallun ẹni annuni o ń bídá ni la yu'fihi salamatuhu minal bídá fi baqiyyati halihi kò ní ṣe kí ni kò ní spẹ́rẹ̀ kò ní spíẹ̀ rẹ̀ kò ní bọ́ kó ń pé ká má pè ló ń bídá ó bọ́ kó níbi àwọn bídá níbi àwọn ìṣesí rẹ̀ yókù inda a'immati ahli sunna lọ́dọ̀ àwọn ẹni síwájú nù sunna fatafattanu ẹgbọ́n sí eléyìí ẹgbọ́n sí eléyìí ya ma'sharal muslimina dè mọ́lẹ̀ dáadáa àwọn kíni àwọn òfin salaf àwọn òfin salaf rere òun náà ni wípé kíni ẹni tó bá fi yapa ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ súnnà àyó sọ́dọ̀ ń bídá tó bá mà tí hujja bá ṣe kíni tí hujja tí ẹ̀rí bá dólé lórí bóòlì yóò sì mọ̀ pé ẹ̀rí dólé lórí kó ma jáníyà kó tún ma ṣe rọ́dù fún àwọn tí sọ pé táwọn yẹn máa ń yapa gan òun náà ni kíni òun náà ni manhaj tí a fi ń ṣe dáwà àti kíni àti ìmájìnà sún bídá ojú ọ̀nà tí a fi ń ṣe dáwà àti ìmájìnà sún bídá so ẹ̀rẹ́ lómi òun náà nínú àwọn wákífà lòun náà wà nínú mas'ala kí a máa jìnà sún bídá nínú mas'ala kí a máa jìnà sún bídá ẹ̀rí pé wákífà lòun náà nínú àwọn wákífà lòun náà yóò ní ẹ̀yàn gbọ́dọ̀ jìnà sún bídá ẹ̀yàn gbọ́dọ̀ jìnà sún bídá ṣùgbọ́n bídá àwọ ṣùgbọ́n bídá àwọ ó ti kọ́kọ́ fi ìpìlẹ̀ rinlẹ̀ àbí ó ti fi ìbẹ̀rẹ̀ ó ti fi ìbẹ̀rẹ̀ rinlẹ̀ so ìbẹ̀rẹ̀ tó fi rinlẹ̀ ohun torí kẹ́ má bàá fi sọ̀rọ̀ sí torí kẹ́ má bàá fi lálàáṣẹ́ rẹ̀ rí torí káwọn èèyàn bá fi rò pé nínú àwọn súnnà ló wà ní ọ̀rẹ́ ìbẹ̀rẹ̀ tó fi rinlẹ̀ dákun nígbà táwọn ń bídá àtàwọn ò ní tijú láti sọ páwọn ò bọ́n súnà sí ẹni tó tún gbìyànjú láti súnmọ́ wọn ó lọ bí ìjòkó wọn ẹ má gbọ́ ò ìkànnà àwọn ń bídá ìkànnà àwọn aládádálẹ̀ ó lọ ìjòkó àwọn pe àpèmára súnà ó lọ ìjòkó àwọn ènìyàn wọ́n sọ fún pé àtẹ̀yìntẹ́lẹ́ ń ṣe súnà náà tẹ́ mọ́ sọ̀rọ̀ sáà fáà èé sọmọ̀ fáà wa àtọ́rọ̀ bá gbá ti wọn zahiran wa batinan àwọn nǹkan tó jọ mọ́rọ̀ yìí wọ́n sọ kìí ṣe nǹkan tí mo ń sọ precisely báyìí èsè èsè èsè ìkánná àwọn tó lóun ṣe súnnà ní o kìí ṣe ń bídà àwọn bá rí o kìí ṣe àwọn bídà kílòkọ rẹ̀ kìí ṣe àwọn bídà tí wọn ò ti ẹ̀ pàpẹ mọ́ra pé àwọn ṣe súnnà gan ara àti ara ẹni tí ń pàpẹ mọ́ra súnnà bọ̀ sọ wípé ó ń bídà parákúnà lónà náà wọ́n bá rí o dákun nígbà táwọn oúnbídọ̀ ò gbá ti ẹ àyàfìgbà tó bá tó ṣe kíni tó bá tó gba gbogbo òsúlù tí wọn bóò làwọ́ súnnà ó ṣe wá ti jú láti máa sọ pé tó bá gba gbogbo òsúlù súnnà èèsùn súnnà kan wá láti fi súnnà ṣe hídímà àwọn bídá láti wá láti ṣe súnnà tí ó tẹ àwọn bídá lọ́rùn eléyẹ so sheikh ubaidi ni athani yana kejì inú àwọn èèyàn ta ma ń ṣe wakufu wani wa man tawaqqafa fil qur'ani jahilan ẹn tó bá ṣe wakufu bi qur'an jahilan lẹ́ni tí ó ṣe kíni lẹ́ni tí ó ma falam yaqul makhluqun kò sọ pé makhluqun ni kò sọ pé dani qur'an walam yaqul ghayru makhluq bes ni kò sọ pé ghayru makhluq kò sọ pé ke ṣe da fatawaqqafa ó lẹ́yìn gbà tó sọ wa huwa jahilun aláìmakani wa tafattanu li qaydil jahl wọ́n ni ẹwòye sí sámúsámú ọ̀dá tí ẹgbọ́n sí ẹrónú sí jílẹ̀ o nǹkan tán fi dé májẹ̀mú tán fi dé pé kó sí kíni kó jẹ́ aláìmakan fahadha yu'arrafu alqawlu sawab wọ́n ni fahadha yu'arrafu alqawlu sawab wọ́n ni wọ́n fi máa o ọ̀rọ̀ tó ṣe kíni ọ̀rọ̀ tí ó jẹ́ àtó gbádùn wọ́n fi ọ̀rọ̀ tó lálàáfíà wọ́n fi máa wọ́n ni wa yubayyanu lahu wọ́n sì sàlàyé fún bí dalili shar'i pẹ̀lú ẹ̀rí sharia wọ́n sì kíni wọ́n kíyàn sí sọ fa'in àrọ̀fà alhaqqa wa qabilahu falhamdulillah tó bá mọ̀ òdodo tó sì gbà adúgbẹ́ fọ́lọ́wọ́ ba wa in àrọ̀fà alhaqqa wa ánẹ́dà tó bá wá mọ̀ òdodo tó wá wá sagidi fahuwa jahmiyun jahminio mubtadi'un aládádálẹ̀ ni dọ́ọ̀lùn ẹni anuni qamat alayhi so yé báyẹn so lẹ́ẹ̀kan sí wọ́n ní a fahadha yu'arraf ìpín kejì ẹni tí ó mọ̀ yìí èyàn ó jẹ kó máa fahadha yu'arrafu al-qawlu as-sawab èyàn ó jẹ kó mọ̀ ọ̀rọ̀ tí ó correct wa yubayyanu lahu a èyàn ó sì sàlàyé fún bid-dalil ash pẹ̀lú ẹ̀rí sharia wa yubadda' wọ́n sì pẹ̀lú bid'a wa yajibu an yurqaba wa yunzar wọ́n ni ó sì ó sì dandan ó sì dìde dandan náà kíyàn wòye sí ìṣesí rẹ̀ kíyàn sì sọ ìṣesí rẹ̀ fa in arafa al-haqqa tó bá mọ̀ òdodo wa qabilahu tó sì gbà falhamdulillah wani wa in arafa al-haqqa wa anada tó bá mọ̀ so yí báyìí kò jẹ́ bó sì jẹ́ so Abu Zur'ah àti Abu Hatim wọ́n tún sọ pé nínú àwọn nǹkan táwọn bá àwọn olùmọ̀ lórí ẹ̀ ní gbogbo òlú nínú àwọn nǹkan táwọn bá àwọn olùmọ̀ lórí ẹ̀ ní gbogbo òlú òun náà ni pé wà man qala lafzi bil Qur'ani makhlukun. ẹni tó bá wá sọ pé lafzi gbólóhùn mi bil Qur'an ọ̀rọ̀ mi tí mo ń sọ tí mo fi ń ka Qur'an makhlukun òun lè dá fahuwa jahmiyun so òun náà jahmi ni o awil Qur'anu abó sọ pé Qur'anu bí láfúrí pẹ̀lú kíni pẹ̀lú gbólóhùn yìí makhlukun ẹ̀dá ni fahuwa jahmiyun jahmi ni o yálà ó sọ pé láfdí bí alkùránì makhlúkù ni àbú sọ pé alkùránù bí láfdí makhlúkù ni jahmini ìpín ẹlẹ́ẹ̀kẹ́ ló lélẹ́ nípa àwọn tó ń sọ pé kíni nípa àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa alkùránù nípa pé ṣé kùránù sọ̀rọ̀ Ọlọ́run ọba ni ìpín ẹlẹ́ẹ̀kẹ́ lónìí àwọn ìpín tí wọ́n sọ kíni tí wọ́n sọ anù pọ́nbélé àwọn ìpín kádó láàrin òdodo àtànù àwọn ìpín táwọn lọ sí kíni táwọn lọ mú ṣubha oye so ìpín tán dó pẹ̀lú òdodo ìpín tó wà lórí ànù ìpín tó wà láàrin ànù àti kíni àti òdodo ìpín tó ṣe kíni ìpín tí àwọn ṣe kíni àwọn lọ mú ṣubha wá láti fi ran ànù lọ́wọ́ láti fi dá gbogbo ẹ̀rú láti fi bo ànù lójú so ìpín àwọn ṣubá àlélè àwọn náà burú jù àwọn náà burú àwọn náà worst so wọ́n ni hadhihi mas'alatu lafziyyati al-muhdatha wọ́n ni eléyìí mas'ala lafziyya ni mas'ala lafziyya so wọ́n ma ń pè ní mas'ala lafziyya al-muhdatha tó jẹ́ àdádálẹ̀ wa yuqalu wọ́n tún ma bid'atu lafzi bid'a bid'atu lafzi àdádálẹ̀ àwọn tán sọ pé lafzi wọ́n ní wa kalimatu lafzi bil qur'ani makhluq wọ́n ní kalima gbólóhùn kí a máa sọ pé lafzi bil qur'ani makhluq min al ibarati al mujmala nínú àwọn ọ̀rọ̀ tó ṣe kíni tí a tó jẹ́ sókí ni àbí àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ sókí al tó kó sínú haqqan batilan tó kó òdodo àtanù sínú wa hudan ó sì kó àánú àti kíni àti ìmọ̀nà sínú wal aslu inda ahlil haq nǹkan tó sì jẹ́ ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn ẹni òdodo wà inda ahlil tadayyuni alkhalis àti lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n jọ́sìn ní ìjọ́sìn tó mọ́kànga annama kana hadha sabiluhu min al-alfaz gbogbo nǹkan tó bá ti ṣe pé bó ṣe rí nínú àwọn ọ̀rọ̀ that is ọ̀rọ̀ tó kó òdodo tó sì tún kó irọ́ sínú ọ̀rọ̀ tó kó òdodo tó sì tún kó irọ́ sínú fa innahu yunha anhu wa yusjar èyí ó kọ́ èyí ó sì kìlọ̀ fáwọn èyàn against rẹ̀ wal aslu fi dhalikum ìpìlẹ̀ níbi eléyìí sì ni qawluhu jalla wa ala gbólóhùn ọlọ́wọ́ bá tó gbangban ní pé ìyẹ́ sọ ọ̀rọ̀ tẹ́yìn ó fi ṣe kíni tẹ́yìn ó fi kó àwọn àtàwọn olódodo àtàwọn tán sọ dodo àtàwọn tán sọ kíni tán sọ ànù tẹ́yìn ó fi kó gbogbo ẹ̀ sínú tẹ́yìn ó fi kó àtànù àtòdodo tẹ́yìn ó fi kó ọ̀rọ̀ yẹn sínú oyé ẹ̀rí fún pé yìí ò kí ń ṣe bẹ́ẹ̀ òun lélẹ̀ ó sọ òdodo tó clear òdodo tó clear ó gbọ́dọ̀ dú pẹ̀lú àwọn ẹni ànù ó gbọ́dọ̀ sọ táwọn ẹni ànù ń sọ ó gbọ́dọ̀ sọ tí ó kó ànù náà sínú ó gbọ́dọ̀ sọ òdodo tó clear pọ́nbẹ́rẹ́ ó gbọ́dọ̀ wà pẹ̀lú àwọn olódodo ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé kíni ya ayyuhal ladhina amanu taqullaha wa kunu ma'as sadiqin oye ọlọ́wọ́ bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo taqullaha ẹ páyà ọlọ́wọ́ bá wa kunu ma'as sadiqin ẹ sì wà pẹ̀lú àwọn olódodo ẹ wà pẹ̀lú àwọn olódodo ọlọ́wọ́ bá sọ eléyìí nínú síyáàkì àwọn mẹ́ta tán tà kọláfà àwọn mẹ́ta tí wọ́n ṣe kí ni tí wọ́n wà lẹ́yìn tí wọ́n ò bá nábi sallallahu alaihi jáde lọ sójú ogun Tabuk so anábi ah, ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so ilé fún wọn àti fún gbogbo musulmi náà kẹsí kó dásẹ̀lẹ̀ sàfáwọn ipé kúnú máa sadiqin ẹ wà pẹ̀lú àwọn ẹ wà pẹ̀lú àwọn olódodo so kìí ṣe ayà tí Sheikh Ubaydi mú wá ní o ayà tí Sheikh Ubaydi mú wá òun ni wal aslu fi dhalikum bayyana jẹ́ ẹ̀rí ń bẹ̀ ẹ̀rí níbi pé tí fitna bá ti ṣẹlẹ̀ láàrin àwọn olódodo àtàwọn ẹni ànù àbí táwọn olódodo ń sọ̀rọ̀ kan táwọn ẹni ànù ń sọ̀rọ̀ míì ó gbọ́dọ̀ lọ mú alfáàzù mujmalawa so má lọ mú àwọn ọ̀rọ̀ tí ó kódodo tí ó tún kó irọ́ sínú wa tí ó kódodo tí ó kó ànù sínú wa ara ó gbọ́dọ̀ sọ òdodo tó clear tó tó bá wà pẹ̀lú àwọn òdodo ó ní fàsẹ́yìn láti sọ òdodo yẹn Shaykh Ubaydi ni wal aslu fi dhalikum ìpìlẹ̀ ẹ̀rí fẹ́lẹ̀ qawluhu jalla wa ala ọ̀rọ̀ náà ọba tó gbọmgbọm tó sì wà níbi tó ga jùlọ ni ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ la taqulu ra'ina tí òjíṣẹ́ Ọlọ́run bá bá ti sọ nǹkan fún yín ẹ má máa sọ pé ra'ina má wa qulu unzurna wasma'u ẹ má sọ pé ṣe sùúrù fún wa kí máa gbọ́ so wọ́n ní falafzatu Shaykh Ubaydi ní ṣe rí gbólóhùn ra'ina tahtamilu haqqan min wajhin ó kó òdodo sínú lábala kan wa batilan min wajhin akhar ó sì kó ànù sínú ní abala mi fal'urfu indana ní inú àṣà larbawa lọ́dọ̀ wa wa inda ghayrina àti lọ́dọ̀ àwọn ẹlòmí náà yàtọ̀ sí wa an yuqala ra'ina bimana amhilna tí bá ní ra'ina in tó túnmọ̀ lọ́dọ̀ àwọn aládọ́wà ni pé kíni amhilna fún wa lákòókò díẹ̀ oye fún wa lákòókò díẹ̀ ra'ina amhilna sheikh bẹ́ẹ̀dì ni wà inda tujjari lọ́dọ̀ àwọn olùtajà yuqalu ra'ina tamani ra'ina bi ma'ana khaffid lana fi sa'ar khaffid lana fi sa'ar ní pé ṣe ìdẹ̀kùn fún wa níbi owó ọjà yìí fàhádìí ma'áni la ba'sa fiha àwọn ọ̀túnmà yìí kò sí problem pẹ̀lú rẹ̀ lakinna Allaha azza wa jalla ṣùgbọ́n ọlọ́wọ́ ọba ọba yìí ọba tó gbọngbọn náà anha ashaba muhammadin sallallahu alaihi wasallam ọlọ́wọ́ ọba kọ̀ fún àwọn sàábẹ́ annabi sallallahu alaihi wasallam kama sọ li anna al yahuda torí pé àwọn yahudi o kanu yaquluna wọ́n máa ń sọ pé ya abal qasim baba qasim ra'ina wa yuriduna in ta si gbalero pẹ̀lú eléyìí ni pé arru'una làwọn gbalero arru'una sire ya'ni anta ar'an ahmaq in ta ni pé a ire didini ni o òpònú ni o in tán gbà lérò nìyẹn tán bá ń sọ bẹ́ẹ̀ fà annabi sallallahu alaihi wasallam annabi sì bọ́pá bọ́sẹ̀ kún mele so àwọn yahudi in tán gbà lérò ní tán bá ń sọ pé rọ̀ àìnà ṣùgbọ́n rọ̀ àìnà ìtumọ̀ rẹ̀ ní pé kíni amhilna fún wa ní gbà díẹ̀ wa qad yaquluna ra'ina kadha yalwuna alsinatahum so ìgbàmí náà wọ́n tún máa ń sọ pé kíni ra'ina kadha tí wọ́n ma yí àwọn wọn padà wọ́n ma twist tongue wọn láti sọ mi àbí tí wọ́n sọ nǹkan mi فبناء على أنها سادت وانتشرت بين الناس pẹ̀lú pé ó ti wá ọ̀rọ̀ gbólóhùn ti wá tànká ó sì kí ni ó sì ti gbalẹ̀ láàrin àwọn èèyàn asbahat multabisatan yunha anha ó di nǹkan tó ṣe ó di nǹkan tí ó dàrú mọ́ra wọn téèyàn pé téèyàn máa ṣe kíni téèyàn máa kọ́ fáwọn èèyàn pé ẹ má sọ nígbà tó ti kó òdodo àti kíni àti anùsínìyàn fakadhalika bákanáà asùlù ni ẹ̀rí ni fún pé kíni ni pé gbólóhùn tó bá ti kó anù àti òdodo sínú èyí sọ èyí sọ èyí tún wá sọ lásìkò fìtínà èyí sọ ń ṣẹlẹ̀ lásìkò tó yẹ kó dú pẹ̀lú àwọn sọ̀dìkín so yẹ sọ rárá ti ara so wọ́n ni fakadhalika bákaná ìbáratu lafzi bil qur'ani makhluk gbólóhùn pé ha ọ̀rọ̀ mi tí mo fi ń ka qur'ani ẹ̀dá lòun o awil qur'anu bi lafzi makhluk àbí qur'an pẹ̀lú ọ̀rọ̀ mi tí mo fi ń ka makhluk ẹ̀dá ni so òun náà wọnú abala wa wajhul ijmal ọ̀nà tó fi ṣe pé ó jẹ́ sókí tó kó òdodo àtànù sínú fiha anna lafdọ̀ òun ni pé lafdọ̀ o in ta ń pè ní lafdọ̀ gẹngẹ lafdọ̀ gẹngẹ fúnra rẹ̀ yutlaqu wọ́n ma ń ṣe kí ni wọ́n ma ń jùlẹ̀ wa yuradu bihi al-malfudh wọ́n ma ń gbà lérò pẹ̀lú rẹ̀ so wọ́n sì ma ń gbà lérò pẹ̀lú rẹ̀ nǹkan tó yàtọ̀ sí nǹkan tẹ́yàn sọ so torí pé masdaru ni masdaru tán bá sì ṣe ìdọ́fà rẹ̀ ó ma ń dá lórí ismul fa'il àbí kíni àbí ismu ismu maf'ul so, eh, so masdaru tán bá ṣe ìdọ́fà rẹ̀ ó ma ń dá lórí ismu fa'il àbí uh, ismu ismu maf'ul lápẹ̀rẹ́nsì tí bá sọ pé katbi oye okay? so cat katbi ó lè túmọ̀ kíni ó lè túmọ̀ nǹkan tí ń kọ́ọ̀lẹ̀ gangan ya. so àbí tuma kini kíni àbí kó túmọ̀ nǹkan tí ń kọ́ gangan ó lè túmọ̀ masdar yẹn gangan ó sì lè túmọ̀ kíni ó sì lè túmọ̀ ismu maf'ul ó lè túmọ̀ nǹkan tí ń kọ́ yẹn gangan àbí kíni àbí kíkọ́ katbi falamma intahaytu min shurbi nígbàtí mo ṣe tán nínú mímu mi shurbi ó lè túmọ̀ mímu omi yẹn àbí kó túmọ̀ gíní kó túmọ̀ nǹkan tíyàn ṣe kíní nǹkan tíyàn mú so yé báyẹn so wọ́n ni falmalfúdhu so ta máa sọ pé lafzi bil Qur'ani makhluk lafzi ó lè túmọ̀ gíní ó lè túmọ̀ ọ̀rọ̀ that is ohun tí ń jáde ó sì lè túmọ̀ gíní nǹkan tí ń ka gangan kí ni nǹkan tí ń ka وهو القرآن كلام الله غير مخلوق ونفى الملفوظ أون كتانكا وهو القرآن كلام الله أون سنة قرآن ورولوبة غير مخلوق قرآن تيسيبدا وعلى الثاني لوري توما إليكيج يراد به التلاوة وما نقبع ليرو pẹ̀lú rẹ̀ kíkànkan gangan والتلاوة التي هي صوت القارئ wọ́n ti láwà tó ṣe pòun ló hun ẹni tí ń kànkan hadhihi makhluqa eléyìí ẹ̀dá ni wa min ad-dalili ala dhalika nínú ẹ̀rí lórí eléyìí qawluhu sallallahu alaihi wasallam gbólówó annabi sallallahu alaihi wasallam tó sọ kíni zayyinu al bi aswatikum torí pé nípìlẹ̀ gan qur'an nípìlẹ̀ lédè lárúbára ń sọ qur'an masdar ni qara'a yaqra'u qira'atan wa qur'anan oye nǹkan tí yẹn ń kà nǹkan tí yẹn ń kà kíkà kíkà kíkà so a zayyinul qur'ana bi aswatikum ní pé annabi sallallahu alaihi wasallam sọ pé ẹ ṣe qur'an lẹ́ṣọ́ pẹ̀lú ohùn yín fa fulanin wa fulanin wa fulanin wa allanin bil qur'an so ohùn lágbájá àbí lágbájá nígbàtí ma ń ka qur'an wọ́n ní wa ghayrihi àbí ohun ẹlòmínà makhlukun ohun ẹ̀dá lóhun tí ẹwọ wa lihadha kana al-imam ahmad ìdí niyẹ <clears throat> tí imam ahmad wa muhammad ibn yahya al-dhuhli àti al-imam al-hafidh so uh, muhammad ibn yahya al-dhuhli wa ar-raziyan imam ahli sunnah fi waqtihi ní àti ar-Raziyan wa ghayruhum àtàwọn tó yàtọ̀ sí wọn min a'immati salaf nínú àwọn ẹni síwájú nínú nínú àwọn salaf rere yanhauna 'anil qawli bil lafzi wọ́n ma ń kọ́ fún yàn pé kí a máa sọ kíni kí a máa sọ gbólóhùn lafzi kí a máa sọ pé lafzi bil qur'ani makhluqun awwalan aláàkọ́ li'annahu qawlun muhdathun torí pé ọ̀rọ̀ àdádálẹ̀ ni la nadhira lahu fi kalami salaf kò ní tó jọ nínú ọ̀rọ̀ àwọn salaf rere ìdí salafu mujmi'un torí pé àwọn salaf ẹnu wọn kò ala anna al-qur'ana kalamullahi ghayru makhluqin lórí pé qur'anu ọ̀rọ̀ Ọlọ́run ọba ni tí è ìdí ẹlẹ́ẹ̀kejì sọ pé yíò gbọ́rọ̀ mọ́ sọ pé láfúrí bil Qur'ani makhluk annahun salla makaratul jahmiya hina a da'ufa sultanul jahmiyati anil qawli bi khalqil Qur'an fa'amadu ila qawlihim láfúrí bil Qur'ani makhluk òun ni pé makaratul jahmiya àwọn tí wọ́n jẹ́ iléte wọ́n kúò lórí ọ̀rọ̀ kan ma sọ pé Qur'an ẹ̀dá Ọlọ́run Ọba ni wọ́n wá lọ síbi pé lafzi bil Qur'ani makhluk nígbàtá agbára wọn padà sí kíni agbára wọn padà lẹ́ e. nígbàtí ó ma'amúnu padà kó ń àtẹni tó tẹ̀lé tí almutawakkil wá sí kíni tí almutawakkil wá ń àti lẹ́yìn time almutawakkil náà ó di pé àwọn jahmiya àwọn mu'tazila lẹ́ bọ̀ wọ́n yìí wà lórí àdìsọ́kàn wọn yẹn in tán wá fi ń sápamá òní gbólóhùn kíni lafzi bil qur'ani makhlukun fayaqulu qailuhum ìkannú wọn a máa sọ pé alif lam isma isma'il qur'ana makhluk wọ́n ní ẹ máa gbọ́ qur'an tó ṣe pé kíni tó ṣe pé ẹ̀dá ni yumawwihuna ala an-nas wọ́n dáárú máwùyàn lójú anna aswatahum bil qur'ani makhluqa bí a ohùn àwọn pẹ̀lú qur'ani ẹ̀dá ni àwa sì ti man ta wọ́n gbà lérò ke si ohùn la wọ́n gbà lérò wọ́n ní wa hum yuriduna al kufra in ta wọ́n sì gbà lérò kufru ni tó jẹ́ kufru ni wa yuriduna al qawla bi khalqi al qur'an in ta sì gbà lérò ni pé wọ́n sọ pé qur'ani ẹ̀dá wa lam tantali hadhihi al hilatu ala a'immati sunnah ètè yíò pamọ́ sáwọn ẹni síwájú nù súnnà famana'u wọn wá kọ́ ìtọ̀lákọ̀ hadhal qawl ní pé kí ẹ máa tú ọ̀rọ̀ ilẹ̀ bẹ́ saddan li dhari'ati al-kufri wal-bid'ah láti dé ojú ọ̀nà tó lè lìdì sí ìṣekèfèrí tó sì lè lìdì sí àdádálẹ̀ nínú ìpìlẹ̀ ẹ̀sìn ìsìrẹ́ saddu dhara'i' ìdí àwọn orípa tó lè lìdì sí almusilati ilalkufri tó lè lìdì sí ìsekèfèrí awil bid'a àbí tó lè lìdì sí àdádálẹ̀ awil fisk àbí tó lè lìdì sí ẹ̀ṣẹ̀ fakullu ma kana mujmalan min al-alfaz gbogbo nǹkan tó bá ti jẹ́ ṣókí nínú àwọn ọ̀rọ̀ yunha anhu èyí ma kọ́ fáwọn èèyàn wa yusjar min lajlaj man lajlaja wa ánàdà fi wọ́n sì máa kìlọ̀ fún ẹni tó bá ṣe kí ni ẹni tó bá dún ní máa rẹ̀ tó sì sí agidi lórí ẹ̀ hatta yabqa tadayyun tí ó fi wá di pé kí ni ẹ̀sìn o yóò máa jẹ́ safiyan lillahi azza wa jal nǹkan tó pure fọ́lọ́run ọba nìkan ṣoṣo ẹ̀sìn ó máa jẹ́ nǹkan tó pure fọ́lọ́run ọba nìkan ṣoṣo ẹwùn kan báyìí so eléyìí ó ṣe pàtàkì o ká máa má lọ máa bá wọn sọ láwúrí bilkùránì makhlúkò má lọ bá wọn sọ àwọn àrán míì náà nínú àwọn àrán à nǹkan táwọn ahlùsúnnà wà lórí ẹ̀kọ́ ma wá bá wọn bídá àmúṣúbà wá ìwọ náà ń bídá àníọ́ ìwọ náà ń bídá àníọ́ ìwọ tún wá mú mẹ́ bídá rẹ ó tún mú mọ́tí ẹ̀ ọ̀sí ìwọ náà ṣe lámẹ́lẹ̀ bá wọn ombídá ẹgbẹ́ rẹ̀ yóò náà ṣe lámẹ́lẹ̀ gbogbo táwọn èèyàn ṣe pẹ̀lú àwọn òṣùlù ahlùsúnnà láyé sí ni o ẹ má gbà tó jẹ́ pẹ̀lú gbogbo àwọn òpùrọ́ àwọn tán pẹ̀lú àwọn ní mohadith tó sọ́rọ̀ ẹ̀dí mohadith tánkẹ̀ lọ́sàn so tó sọ́rọ̀ ẹ̀dí mohadith tánkẹ̀ lọ́sàn kan òru kan ìmí náà sọ́rọ̀ ẹ̀dí mohadith ajégúnlẹ̀ so tó yẹ pé mọ́ntìkì àti ilmul kalam in tí wọ́n wà lórí ẹniyàn wọ́n sì ń parọ́ fáwọn èèyàn pé muhaddith làwọn ọlọ́wọ́ bá sì ń túnà sí wọn pé àwọn ọ̀tá súnnà ọ̀tá imam ahmad ni karobisi òkè odò ọ̀tá imam ahmad ni ọ̀tá imam ahmad samuni lákùnrin olùjọ́ra ẹni lójú máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ẹ̀ ní ráwọn olùmọ̀ tí wọ́n sọ ìjọra ẹni lójú burúkú dákùn lọ mọ̀ táníọ́ aláìmọ̀kan olódo tó bá débi pé ó ń sọ̀rọ̀ burúkú sí Sheikh Rabi'a olódò aláìmọ̀kan irọ́ náà wọ́n sì ń padà ń pa irọ́ náà wọ́n sì ń padà ń pa lórí ọ̀rọ̀ burúkú tó ń sọ ẹwùn kí ẹni ànú ni wọ́n o àwọn ọ̀tá Imam Ahmad ni wọ́n o ọ̀tá àwọn ahlu ni wọ́n o wọ́n ṣe aládìíso o mẹ́ntìkí ni wọ́n oníkàlámù ni wọ́n wọ́n fi àdíìsì bojúbojú ni o àṣírí wọn sì tún tú sáwọn èèyàn jù báyìí lọ náà kò jẹ́ bó sì jẹ́ lábàláyìn